الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتكوى فون الله وبا سبحانه وتعالى أترى لكم كاتي قفوى النبوى محمد صلى الله عليه وآله وسلم تنبيه هام لا تسوم المرأة إلا بإذن زوجها وإن صامت وأمرها زوجها بالإفطار فلتفطر àwọn àkíyèsí tí ó pàtàkì wọ́n ní obìnrin kò gbọ́dọ̀ gba àwẹ̀ náfílà àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọkọ rẹ̀ tó bá wá gba àwẹ̀ náà tí ò sí ìyọ̀ǹda ọkọ rẹ̀ ń bẹ at a point in time ọkọ wá sọ fún wípé kó já àwẹ̀ náà then ọ̀ranyàn ni fún obìnrin bẹ́ẹ̀ láti já ilé tó bá já àwẹ̀ náfílà ẹlẹ́ẹ̀kejì ni as-sa'imul mutatawwi'u amiru nafsihi insha Allah insha asama wa insha aftara wa la talzamuhu an-niyyatu qabla as-sawm ẹni tó bá ń gba àwẹ̀ náfílà kìkí ń ṣe dandan ni kí a kì ń ṣe dandan ni kó gba àwẹ̀ yẹn já a tó bá wù tó bá gbà débi kan lè wípé ah àwẹ̀ yóò ṣe continue mọ́ kó já ìyẹ́ tó bá jẹ́ àwẹ̀ náfílà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kò kí ń ṣe májẹ̀mú fún rẹ níbẹ̀ kó ní àníyàn kalẹ̀ láti alẹ́ mọ́júmọ́ ìjọ tó fẹ́ gbàwẹ̀ because àwẹ̀ Ramadan àdífí wà tánàbí sallallahu alaihi wasallam sọ pé man lam yubayyit as lahu ẹni tí ó bá bá ìyátà tí ò ní àníyàn láti alẹ́ pé òun ó gbàwẹ̀ tó fi wá di àsìkò al ó gbọ́dọ̀ ní lọ́kàn kìí ṣe pé yóò kàdédé jí ní ìsìn ó kàn sùn lónìí pé kò sùn lẹ́ni tó fẹ́ gbàwẹ̀ ó wá jí bí 8 o'clock lọ́la bó ṣe jí ní 8 o'clock yẹn kò lè gbàwẹ̀ mọ́ tó bá jáwẹ̀ ọ̀ràn yẹn kò láwẹ̀ ń jọ yẹn kò ní jẹun kò ní múná àmọ́ kò sí ìláwẹ̀ so ó ti gbọ́dọ̀ bá ìyáta pé ń gbàwẹ̀ lọ́la láfáàfi ṣàlàyé pé ẹni Ramadan láti bẹ̀rẹ̀ báyìí pé mo fẹ́ Ramadan ni alhamdulillah ó ti kọ́fà fún ó ti láníyàn gbogbo Ramadan nìyẹn ó ti yé báyìí àbí àhá bọ́dá kí bí àwẹ̀ ọ̀rẹ́ yẹn kalẹ̀ yẹn fẹ́ gbà tí yíò wá ní àníyàn rẹ̀ kalẹ̀ ní èyàn láwẹ̀ yẹn àmọ́ tó bá jáwẹ̀ náà fílà ní kò bá jẹ́ kí bí mo kàn rí time kíni time 4 o'clock ọ̀sán ìrọ̀lẹ́ ẹwà ìmọ̀ jẹun látàárọ̀ fa ó dà mo sọ́dáwẹ̀ kò sí tó sí tó bá jáwẹ̀ mi tí ṣe nǹkan o'clock ní àbí ó jẹ́ kan gbà ní mo kàn sọ́ di àwẹ̀ Monday mo kàn sọ di ẹni àwẹ̀ ṣó yí báyìí àbí kò sí iṣu pẹ̀lú ẹ̀ àmọ́ tó bá jọ rẹ̀ yẹn ní iṣu wa pẹ̀lú ẹ̀ ẹ̀rí tàdé fi sọ ilé ni wípé ìyàwó Aisha radiyallahu anha wọ́n ní anabi sallallahu alaihi wasallam dakhala alayya dhata yawmin anabi wọlé tọ̀ mi wọ́n ní alhindakum sallallahu alaihi wasallam so o ti ẹbá yàn àbí àhà kìí ṣe wájìbì ní kọjá pé every time nìkan sàmọ́ wà yíó mọ̀ orún jẹjẹ yíó mọ̀ kò ń ṣe dẹ́dẹ́ yíó mọ̀ fi ní yàwó Aisha radiyallahu anha wọ́n láwọn mọ́ lo 40 days nílé ànẹ́bí gbàmì táwọn òní sánẹ́bà kò sí àlàkùnrin ní dáná làbídùn sáàmà jẹ́ nkíní tó mú mi gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà máa ń jẹ mara wọn gbàmì ìgbàmì dẹ̀ so báyé ṣe máa ń àníbà ní fa inni idhan sa'imun tọ́ tó bá jẹ́bẹ̀ ní azẹ́kí mú ń gbáwẹ̀ nù so tí wọ́n ilẹ̀ ti mọ́láàrọ̀ àníbà ní kó dá ó ti di àwẹ̀ thumma atana yawman akhar lẹ́yìn ìgbà yẹn ànábì wá bá ni wòjí sí ni làbídùn àti kínáńpé bí wàrà ètò ìpín wọ́n ti ó ti lẹ̀pọ̀ ó ní bẹ́ẹ̀ ṣe máa ń ṣe làbídùn àti milk àti bí kò ń ṣe òrí ìfẹ́ pè ní òrí bọ̀ bí ọ̀rá ẹ̀hẹ́ làbídùn ọ̀rá and then oúnjẹ táwọn lọ́rọ̀ sàmà jẹ níṣẹ́ fàkọ́ọ̀lá àríníhì aníbi ní ẹjẹ́ oúnjẹ yẹn falakọ́dẹ̀ asbáàtù sọ ìmàn mú dẹ̀ ti ń gbàwẹ̀ tẹ́lẹ̀ o fa akala ànábìdẹ̀jẹ́ ìtúwẹ̀ ní pé nǹkan méjìlá lè mú bí àdífì yẹn àkọ́kọ́ kìkín ṣe dandan kí yẹn ti ní àníyàn pé yóò gbáwẹ̀ kalẹ̀ tó bá jáwẹ̀ náà fílà mo kẹ̀ lè jí láàárọ̀ kó dìbí 9 mo ti ẹ̀ ń gbáwẹ̀ gan mo ti ẹ̀ gan kò sí ìṣù pẹ̀lú ẹ̀ èyí dẹ̀ tún lè já náà anytime ó lè dìbí 2 o'clock yẹn rí pé wá inú ò fẹ́ wọ́ọ̀kì mọ́ wù á kí ló wà ń bẹ́ẹ̀ omi ẹ̀bà ń gbé èyí lè kólà làfáà ma ń sọ wípé tí a bá rí pé òkè olólọ́lájù mò ń gbàwẹ̀ lọ́wọ́ ọmọ ìyá dẹ̀ pè mí fún wàlímà èyí ó dáhùn èyí ó àjábà dáwọ̀ ọmọ ìyá ẹni ó padà ma gbàwẹ̀ yẹn jọ mi tó bá tọ ẹjọ jẹun náà ní ṣe so dó kèkí sí wájìbì náà ìyẹn lè fi pé but kò sí tó ṣe tí ẹ bá jáwọ́ àwẹ̀ bẹ́ẹ̀ àmọ́ tó bá láyé ọ̀rọ̀lọ́ jẹ́ kìyàmù Ramadan kí wá ní àwọn ahadith wo ló wá nípa kìyàmù nípa ìdìde ní àwọn òru nínú Ramadan anábà Muhammad sallallahu alaihi wasallam sọ wal hadith muttafaqun alayhi man qama Ramadana imanan wa ihtisaba ẹn tó bá dìde ní àwọn òru Ramadana tí ń dìde lọ́sàn lóòrù tí ń kírun fún Ọlọ́run Ọba pẹ̀lú iman pẹ̀lú ìnígbàgbọ́ àti ìrètí ẹ̀sìn látọ̀dọ̀ ọlọ́run ọba gúfèrò láhù má takọ́dàmà min dẹ́mbìhì gbogbo tó ti kọjá nínú àwọn àṣìṣe àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó ti ṣẹ̀ lọ́wọ́ rẹ̀ olóòdẹ̀ fún gbogbo ẹjì so nínú ẹ̀ ni irun tàrọwí àwọn àwa mùsùlùmí irun tàrọwí ó ti ní ọwọ́ táwọn èèyàn fi mú irun yìí léyìí tí èkí ń ṣe ọwọ́ tó dára ìjọ àkọ́kọ́ mọ́sálásí ó kún dé àárín mọ́sálásí mi ń kún dé ẹ̀yìn tẹ́yẹnyẹ bẹ́ẹ̀ ni mùsùlùmí mi kún dé ẹ̀yìn táwọn yóò pọ̀ gan inú yóò dúpẹ́ alhamdulillah ọlọ́run adúpẹ́ o bí ọjọ́ Ramadan yẹn ṣe ń lọ bẹ́ẹ̀ ni one or two people ti mọ fàyọkó ń bẹ̀ bẹ̀tẹ́bà fi rí ọwọ́ gbẹ̀yìn kìí padà fẹ́ ju ìmámù àti ẹbí márùn lọ láàmọ́sílásí mi mọ́ bó ló òru rọmọdẹ́ la yóò mọ̀ rìn ìrìn kó rìn kákàkiri àyímọ̀ wọn tí ó sọnù bá ti kíṣà ìtàn wọ́n sálọ ní ẹ kádẹ̀ sọ́ra fún ikú ẹ̀wò ibi tẹ́mi ti fẹ́ lọ kírun ásámù tèmi ibi tí wọ́n ti máa ń dà sẹ́nu ẹ̀rọ ni àbámùtẹ́ ti máa ń sáré e Muhammad sallallahu alaihi wasallam ó ní hadithul musi musi usolatihi ẹni yìí kírun ó ṣe òkùnkú ó ṣe sùjúdù ó kírun tó sálámà sánàbà Muhammad sallallahu alaihi wasallam anábi dáhùn tẹ̀sílìm anábi ni pé padà kọ́ lọ kírun fa innaka lam tusalli tó dúwọ́ tí kírun ṣẹ́ni ẹ kírun àbí ò kírun ó kírun bọ̀kílá anábi ni ò sí anábi ni ò kírun mélòó mélòó olùkírun lé ní ẹni yìí ọkàn kírun ni ọ̀ kírun wọ́lẹ̀ ọkírun àwárí pé ọkà ń mì báyìí ọ̀rìn ọ̀rún forípẹ̀lẹ̀ ọkà ń dìde ọ̀n bẹ̀rẹ̀ àmọ́ ọkírun kò sí rúnbẹ̀ kí ni ò sí bí ìrún ẹni yìí gangan kò sí àtùmànínà tùmànínà ó serenity àti calmness bàtánìbí wọ́n sọ fẹ́ ni anẹ́bì ní kọ́ lọ tún kí ó tún tún kí bẹ́ẹ̀ anẹ́bì ní anábi ni a ní ọlọ kírun ọ̀tí kírun sẹ́ ó nífà inni la utiku aw la astati'u ghayra hadha fa'allimni ojú sí ọlọ́run ah ó náà kí gbọ́n sí mọ́kí mọ́ náà ni anábi lákọ̀ọ́kọ́ mi anábi wa ni pé idha qumta ila as-salah fakabbir fakum hatta tatma'inna qa'iman tó bá ti fẹ́ kírun ọdún ọ raki'an thumma tasjud hatta tatma'inna sajidan Ànábì wá ń fi gbogbo síbẹ̀ tatma'inna tatma'inna tatma'inna tuma'nina gbọdọ̀ wá ń bẹ̀ ó dìde bá Allahu akbar a tí ó farabalẹ̀ ó ka Fatiha pẹ̀lú farabalẹ̀ alhamdulillahi rabbil alamin bó bá sì lè kama a ká dada pẹ̀lú fọkànbalẹ̀ wala dhalin amin tó farabalẹ̀ kul huwa Allahu ahad kò bá jẹ́ kul huwa Allahu ahad náà lèyàn ká súra kòránì ní kò sí tẹ́nikẹ́ maka inna a'tainaka al-kawthar èmi ò mọ̀jú méjì lọ ma fi kí ìrọ̀lọ́ kò sí wàhálà sáà ti ma fàtí àkí àyókù náà mọ́ kọ díẹ̀ díẹ̀ àmú bá jẹ́ méjì nìkan lọ mọ̀mọ́ kí ìrọ̀lọ́ àmá tẹ̀tùmà inna a fi kulli at-tuma'nina náà fi mọ́ nínú àwọn májẹ̀mù ìrún at-tuma'nina fi jami'il arkan èyàn gbọ́dọ̀ farabalẹ̀ níbi gbogbo arkan anẹ́bí ló wá ṣe rùkú tó bá tó wá lọ rùkú ó wá farabalẹ̀ mẹ́ rùkú Allahu akbar tẹ́yìn tí ó straight lọ ó tún wító ẹkọ́ wí subhana rabbiyal azim subhana rabbiyal azim subhana rabbiyal azim ọlọ́run lọ ń sìn kí ń ṣeré tó dúó dáadáa ni o kéèsè tó bí àgámálìsà tó wà tún fò lọ síbi sùjúdù abẹ́dẹ̀ ọ wá dìde padà ọ tún farabalẹ̀ ọ tún lọ sóbi sùjúdù in tán pè ní pé yẹn kírùn ni yẹn àníbà ní mélòó mélòó yẹn ti ń kírùn ah wasalawatuhu marduda o fẹ́ rí bí ọ̀rọ̀ tí kanáà àfáà sọ́nà ike wà rúgbà kọ́rì ilẹ̀ al-Qur'an wà al-Qur'an yẹ̀lẹ̀ anúhù mélòó mélòó ẹni tí ó mọ̀ ka Qur'an Qur'an yóò sì máa ṣépè fún látara pé kan wú irin dandan sí Qur'an lọ́ngá sí Qur'an lọ́ngá àbúkọ́ kí bí ẹ̀tùmẹ̀ ní pé ọ̀n ka Qur'an àmọ́ ń takun tó wà nínú Qur'an Qur'an wà mọ̀ ṣépè lẹ́ọ̀ mélòó mélòó ẹni tí ń kírun lé ní ìrun tí ń kí yẹn kò ní ládàá rẹ̀ kankan nǹkan fi ara gbálẹ̀ ni òun ló yẹ káwọn kan bá wọ́kẹ̀ pé à ah, àwa muslim a máa ń ṣe exercise ní five times a day ẹgbà muslim àwa la máa ń strong jù ẹwọ rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ wọ́n ní ká kírun ká fi sin lọ́hun àwọn bá hàwọ́ láàrin sí exercise tiwọn gbà tí wọ́n mọ́ta fẹ́ ṣe mọ́ so asọ́lá èyí tí wọ́n mọ́ wábítán ti mọ́ ń kí asámú 2 minutes asámú 5 minutes ìwà tí ò dágbà ni pọ̀mọ́ ìṣà ni ó bẹ́ẹ̀ ni pọ̀mọ́ ìṣà 1k 5 minutes lámọ́sílásí mi ìṣà yìí bá ti yóò eré ẹmọ̀ sáyẹrẹ ni tààrọ wíbẹ̀ bá Allahu Akbar Allahu Akbar ìntẹ́kàmọ̀ gbọ́ mọ́sílásí mi Allahu Akbar Allahu Akbar ẹ̀yin ò kàkẹ́kẹ́ ni ẹ̀yin ò kàkẹ́kẹ́ tí ni aina tumanina níbo ni kíyàn fi ara balẹ̀ sí lọ́wọ́ bá wà inna allaha tayyibun la yaqbalu illa tayyiban irile nse yi o olo ni gba iri anybody so ẹni tó bá ko mo ramadan tó ko mo re imanan pẹ̀lú imani pé mo fẹ́ sin Ọlọ́hun ni kese ke mo sa fẹ́ wa da so Ọlọ́hun lára pé wọ́n ní ah, wàhálà wo kíni na esa ja ki we le mi sa mo nki onu iki pé wo Ọlọ́hun esa ja ki se be o mo wá kírun pẹ̀lú imani wahtisaban àtẹni tó ń ro kàn ẹ̀san látọ̀dọ̀ Ọlọ́hun Ọba ihtisabu ni ẹ pẹ̀lú sùúrù ihtisabu ma ní ṣe pẹ̀lú sọ́bùrù èyàn ń ṣe sọ́bùrù láti gbẹ̀san ní tẹ́kẹ̀ẹ́ ní ihtisabu ni ìtumọ̀ ni pé ọ ṣe sùúrù tí ma mú fi kí rákà mẹ́wàá ẹjọ kí ni rákà yóò dẹ̀ tún kí ní yóò kí wítún àbí wátún ẹjọ kí láti bẹ̀rẹ̀ dé parí ẹjọ wà mẹ́ pẹ̀lú ìmáàmù kìníkà kìníkà yóò tún sáré hànrùn yóò sáré tún gan yóò tún jó díẹ̀ yóò tún jáde yóò tún rìn lọ kí ló tún rìn káàkiri dó pẹ̀lú imam kẹjọ kírùn náà kún máa lè imam tí wọ́n bá ń fọ́n sẹ́yìn kakó sí náà kún máa lè imam ya jama'a ṣe báyìí àbí ẹlẹ́kẹjì nabi sallallahu alaihi wasallam kan nabi sallallahu alaihi wasallam min al-layli 13 wọ́n tún wá ma ń kí nínú ẹ̀ ma ń kí wítù then wọ́n ma ń kí rọ́kátà alfajiri intaka tó fi pé 13 ni pé wọ́n ń ka àwọn ẹ̀rùn tánàbí ma ń kí ní òwú kó tó di ẹ̀rùn fajiri lẹ́yìn ẹ̀rùn ìṣá tí ó fi di ẹ̀rùn alfajiri anábí o kí wọ́n kọ́ kíra mẹ́wàá wọ́n kí wítìrù ẹlẹ́kí pẹ̀lú tẹ̀sílímọ̀ ẹ̀yọkan ẹdìde ẹkìrákà mẹ́ta léra wọn ẹ ní jòkó ṣe bá àbí kó mọ́ lè bàjọ́ Maghrib ẹ wá sálámà àbí kẹ́ jòkó kẹ́ sálámà kẹwàá dìde kẹwàá kí ẹ̀yọkan kẹwàá sálámà kò sí tẹ̀ẹ̀ṣe tẹ̀ẹ̀ṣe ṣe bá yìn àbí nínú àwọn ìrun òru náà ni ṣe bá yà bí ọ̀nà ma ń kí ní ilé ànábì ma ń dìde nínú ilé ma kana nabi sallallahu alaihi wasallam àbí kó jẹ́ pé bóyá òkè kó jẹ́ pé bí á 13 àkọ́kọ́ yẹn ni ìrun òru ọkọ́ káàtà alfajiri ẹn tí ọkọ́ ìrun àárọ̀ lòun ti bọnú àwọn náfílà tó yẹ kẹ́ ma mójútó sallallahu alaihi wasallam yazidu fi ramadan وطولهن ثم يصلي أربعا فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي ثلاثا wọ́n ní ànábì sallallahu alaihi wasallam wọ́n ma ń kírun mẹ́ta wọ́n ma ń kírun mọ́kànlá ní Ramadan ṣe ibáyìn àbí àti ní ìta Ramadan wọ́n ọ̀kọ́ kí rákà mẹ́rin wọ́n wá bèèrè nípa bí rákà yìí ṣe ma ń fàyìn tó àti bó ṣe ma ń gùn tó rákà yẹn ma ń dùn gan ó dẹ̀ ma ń gùn gan ṣe ibáyìn àbí so dé pé ó wà ní àwọn salaf ta ma ń sọ wípé tẹ́nìkan bá kírun fún wa tó bá kí ìṣà tó bá wá ka suratul Baqara nìkan a ni ah ẹni yìí ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ah olóòjò da fáfà ìkúrà kò jẹ́ ogun jù kí ló ká suratul Baqara tó bá ka áfì ah, jímbò mi báyìí lẹ́kì àfáhùn àfáhùn ti ma ń fa àwọn ogun jù so kí a lè yínú ṣe gẹ́bí tọ́lù lè yínú inú ọ̀rọ̀ àwọ̀lù àwọn èèyàn náà ni àwọn ohun eh tọ́ àwọn èèyàn ọ̀dọ̀ aláfẹ́ kírun fún o mọ́ ká súrọ̀ tán bá ti ahadi min al-hikma mọ́ ká sórí súrọ̀ mi tán bá gbọ́rí tọ́ bá káyà kan mẹ́ wọ́n rò bí ti kapéjì 100 ni báyìí àbí kódà tí ma kí bí ẹ ti mọ kòrìsí yìí tẹ́lẹ̀ tí ìbá ilé ká kòrìsí yìí ayatul kòrìsí yìí wọn nígbà àmọ́ sáàsì mi bẹ̀bẹ̀ wọ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ ọmọ ọwá délù yìí padà wọ́n gbà afáà ni ó yá dáhùn kírù fún wa ọ̀tùmọ̀ bọ́ yìí sí bá àwọn ìtọ́ bá kàkà kà lọ́nà tó dá tí wọ́n fi mọ̀ pí à ó dà ń pé kàkùkà làwọn ti ń gbọ́ tẹ́lẹ̀ o líláfí hmm? kìí ṣe ìsáwáká ẹlùmọ́rù bí ọ̀rọ̀ kan ìsáwáká tó bá ní kókọ bá yóò kọ isawaka ìsáwáká ẹwọ́n ṣe jàmọ́dá àwọn ọ̀rọ̀ mọ́rọ̀ <laughs> so kókọ ni wípé wọ́n ní mọ́ bèèrè nípa ó Ànábì máa ń fagún ṣẹwárí Ànábì sallallahu alaihi wasallam ẹni tá mọ́ sí ní pé tọ́bá ipá nìkan náà dákírun ó mọ́ ń fa ìrúgùn Ibn Abbas radiyallahu anhuma wọ́n láwọn ti rí Ànábì tán kírun lógún náfílà èyàn kí n kí náfílà ń jẹma but ẹ̀kọ̀ kan tẹ́yìn bá rẹ̀ tí bá ń kí ń jẹma jẹ́ ẹ̀kù sí jù especially ohun ooru torí Ibn Abbas láwọn ará nẹ́bì tán kí ìjọ kan ah, ah, àwọn bá jọ ànẹ́bì ah. <laughs> alánìkọ̀kọ̀ kàbá kọ́rọ̀ náà Ali Imran rákà kan ní o Ali Imran tó tán ọtún gbé kí ní ẹgùn gẹ̀ẹ́ anábì ma ń fa ah Allahu Akbar wọ́n ma ń fa tí ó gùn gan tí ó gùn gan ni o like orí ìnàró kalasan bóyá wọn ní ma lo 30 sí 1 hour bóyá 1 hour tó tó akabakọ̀rọ̀ kan tó bá fast gan All lò bí 30 minutes ó ti ha tó bá fast gan bí ó ti ha tẹ́lẹ̀ ọ̀tọ̀ ọ̀n fast gan bóyá ó lò 20-25 minutes scotland maida tó wọ́n tó ń pọ̀ tó bẹ́ẹ̀ gan yóò sì máa lò bí 20 minutes gan tí ma fẹ́ fast gan tó wá fẹ́ ká dáadáa àníbí rẹ̀ ní fast jù àníbí ó ká yóò mú ọ̀rọ̀ tààlà rẹ̀ tẹ̀lẹ̀ tí lánì àníbí wá ká bẹ́ẹ̀ àníbí bẹ́ẹ̀ ni rùkú yé Allahu Akbar rùkú ma ń gùn gan wọ́n pé ọlọ́run máa sànú afá àníbí tó débi pé ànábì ó jòkó ìjòkó yóò tún gùn gan ìjọ kan ìsẹ̀ ànábì wá wú ìtorí nínà ró jíjòkó sísù jú ẹsẹ̀ yẹn padà wá wú gan ìyàwó àìṣà wá mú kánú ànábì pé à ẹsẹ̀ ló ti wú ṣe bọ́lọ̀ ti forí jì yín wọ́n ní àfálà àkóónù abdan shakura lóòtọ́ Ọlọ́run ti foríjì mi gbogbo tí kò sí tó bá lè ṣẹlẹ̀ Ọlọ́run ti foríjì mi ṣé kí máa wà jẹni tí ó mọ̀ dúpẹ́ fọ́lọ́run wà ní òkè kí Ọlọ́run ti foríjì mi kí máa ṣe náà mọ́ ta ń tẹ̀lé ní sallallahu alaihi wasallam ẹwà wà àwọn ẹnìkan àwọn wà ní táwọn àwọn ti dọ́dọ̀ Ọlọ́run àwọn ti wà sọ́lá látara bẹ́ẹ̀ àwọn ní kírun mọ́ ṣẹpán Muhammad sallallahu alaihi wasallam àti fẹ́ wọnú àwẹ̀ ọ̀rẹ́ lómi tí ó mọ̀ jẹ búrẹ́dì àtàkàrà lọ́sẹ̀ Ramadan wòlíì wọ́n ni wòlíì ni búrẹ́dì àtàkàrà afẹ́ ń jẹ búrẹ́dì àtàkàrà lọ́sàn Ramadan ni ó ní búrẹ́dì tó ń wò yìí kùránì lọ ń wò yìí búrẹ́dì wọ́n ń rí àmọ́ kùránì ni àkàrà yìí dàlélù ni ọlọ́run ṣe kìí ṣe àdífì mọ̀ bí ayé ni àdífì ni wọ́n ní dàlélù ni so gbọ́n ṣe ń jẹ búrẹ́dì àtàkàrà yìí nǹkan kùránì àti dàlélù mọ̀ ń jẹun ok fanta idan káfíìrì <laughs> so a sì pọ̀ gbà pé Kùránì ẹ̀dá Ọlọ́run ni ṣùfàdà ya'kul <coughs> jiharan fi nahari Ramadan so táwò bá lè títíwò bá lè gùn tó bí tàbí ṣe máa ń gùn tó jẹma ẹ jẹ́ káwa náà máa gbìyànjú sallallahu alaihi wa sallam káàna gbìyànjú ṣe sùúrù lẹ́yìn imam wọn kàjú sọ́rọ̀ bọ́n sí mọ́kí wọ́n yí kàjú péjì kan náà lọ kódà tó bá ń ka péjì méjì méjì ní ráká kọ̀kan kò burú kò sí kankan àmá wọn ó sáànú àwọn èèyàn ilé ọ̀nà pé kí ní ìfẹ́ gúnra jẹ ń ká ní jẹ mọ́ ká bí a péjì mẹ́ta kí n pín sí ráká méjì one and half half àti one kò pọ̀ jù wallahi kódù yẹ kí ní ọmọ dùbí ẹ̀sẹ̀ ń gbọ́ Kùránì wọ́n kí ẹ̀mọ́ bá lọ pé ọ̀rọ̀ lọ́ni wọ́n ń ká ṣe bọ́ ń jòkó síbi newspaper wọ́n láwọn kan ó wà ní sáàdì bí dẹbàtí lọ́nà taiwo kì ẹ ní super stand kan wà ń bẹ ẹ̀rà wọn lọ́kadà wọ́n pàkì síbẹ̀ ni wọ́n lè jiyàn fún 5 hours ń bẹ̀yẹn wọ́n ni Free Readers Association of Nigeria ó wà lọ́nà post office náà ọmọ láwọn stand káàkiri wọ́n kàn mọ́ kó newspaper wá síbẹ̀ àyẹn lọ mọ́ ń kà lọ́fẹ̀ẹ́ in tó ṣẹlẹ̀ ní punch Vanguard the Sun the Nation kíní kan àwọn ọmọ jiyàn kíní ó ṣe lẹ́sẹ̀ kíní ẹ̀njìyàn bẹ́ẹ̀ fún 3 hours a mẹ́ lè dúó fún ìrun Ramadan fún 30 minutes match ẹyọ kan 90 minutes ni 45-45 minutes jẹ́ ni ọ̀sùlọ́ ń wọnú Ramadan náà ẹlòmí ò tún ní lówó yóò nàró ni ibi ojú wo bí gínú lé bọ́ọ̀lù ti lọ́bọ̀ yọjú báyìí like yóò mọ̀ wo kínẹ̀ pẹ̀lú inconvenience torí ẹ̀mù kò lóòtò fi wọnú lé bọ́ọ̀lù so yóò lọ́mọ yọjú báyìí bí ó ṣe wọ́n náà ni ó but tó ń ti bẹ́ẹ̀ yóò ṣe sùúrù fún 90 minutes ojú lò sí ní mẹ́sì pàṣì kan báyìí ha eh gáyẹ ti fún ọkàn fún mẹ́sì ní ẹ̀wọ̀n kan báyìí àmọ́ kò lè dúró lórí òun ọ ní wọ́ lórí òun ọ dúró dáadáa náà ni o kò lè dúró yẹn 15 minutes ara ti ní ara ti ń kan ẹlòmí kan sanwó lé bọ́ọ̀lù dọ̀kọ̀ bíbù jòkó máa yẹ ti pọ̀ ń bẹ̀ bí a máàkì tó lágbára náà fẹ́ gbá yóò nàró túrọ̀ tí ní 90 minutes lẹ́fí nàró yóò dẹ̀ ti dédé before time o torí wọ́n wò bọ́n ṣe máa ń mọ́sí ma ń bára wọn lọ́wọ́ ẹwà wọn ẹwà ìnílà káyìn torí ọlọ́ mọ́sí ma ń bára wọn lọ́wọ́ mọ́sí kọ́kọ́ ń kọ orin kaná mọ́sí ń gbí sí rédèrèdè mọ́sí ń pàṣì nínú 15 minutes tó tún wà láàrin náà wọ́n tún gbogbo bọ́sí àwọn ìpolówó ọtí gúdá náírà bẹ̀sùgbọ̀ ẹ̀ yóò tún ta tẹ́tẹ́ yóò ọwọ́ pé tọ́lọ́hun ọ̀rọ̀gùn fún ọ láti ṣe mẹ́ tó rọ ti kó nǹkan mí tí kí n ṣe tọ́lọ́hun ọ ti kó sínú ọkàn rẹ púpọ̀ jù ó ti wá gba gbogbo ọkàn rẹ kò wá sáyè fún tọ́lọ́hun bá mọ́nú ọkàn يزيد في رمضان ولا في غيره على 11 ركعة يصلي أربعا فلا تسل عن حسنين أتكاينه tajuzu salatu tarawih awwala layl wal afdal fi akhiri ó tọ́ èyàn lè kírun tarawih lá àti bẹ̀rẹ̀ àmúgbà tó dájú kíyàn kí wọ́n ni gbẹ̀yìn so tó bá wù tó yá kí mọ́sálásí ni tó yá ká wùjọ tó pé kò sí jù everybody lè wá ẹjẹ́ ẹjẹ́ á láti tírì dìbí 5 time tó dájú ní ẹ torí kìyàmù lèlì ni time yóò bá ìgbà tó ṣe pé yaqulu ala mustaghfirun yalqa ghafira hmm? wa mustamnihun khayran wa rizqan fa amnahu bọ̀tí yóò bá lè kí bẹ́ẹ̀ ẹ̀rà kí lẹ́yìn ìṣàkùsí كان الرسول صلى الله عليه وسلم إذا دخل العشر الأواخر من رمضان أحيا الليل وأيقظ أهله وجد وشد المئزر أن تبات دي بين ميوان رمضان النبي صلى الله عليه وسلم إمان جي إمان ومن يسي إحياء الليل وان wọ́n ma ń ṣe ọmọ ń jí òru wọn òru wọn wọ́n ma like pẹ̀lú ìran wọ́n dẹ̀ ma ń jí àwọn èèyàn wà tán family àti ìyàwó àtọ̀bọ́yà ọgbọ́ ẹ̀dẹ̀ yáyáyá ẹ̀dìdé o àti wà ní àwọn ìgbẹ̀yìn òru Ramadan annabi sallallahu alaihi wasallam wani wọ́n sọ pé tahawuru laylatul qadr fil witr min al ashr al awakhir fi ramadan ẹ ma wá òru laylatul qadr ní bi àwọn mẹ́wàá gbẹ̀yìn nínú ramadan gẹ́bẹ̀ la nabi sallallahu alaihi wasallam pé man qama laylatul qadr imanan ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbihi ẹn tó bá dìde ní òru laylatul qadr pẹ̀lú iman àti ìrètí ẹ̀san látọ̀dọ̀ Ọlọ́run Ọba Ọlọ́run bá foríjì gbogbo nǹkan tó ti síwájú nínú àwọn àṣìṣe àti kùdìẹ̀kùdìẹ̀ gẹ́bẹ̀ lọ́tọ̀dọ̀ yawa aisha radiyallahu anha wani qultu ya rasulallah mun sọ pé wò jíṣẹ́ rọrùn ara'aita in alimtu ayya lailatin lailatul qadr wa ma aqulu fiha tí bá mọ̀ pòwì lailatul qadr kí ni kí ma sọ a ni ànábì sọ pé ma sọ pé sallallahu alaihi wasallam allahumma ìwọlọ́wọ́ bá innaka afuwwun ìwọlọ́wọ́ bá lọ bá ti ma ń yáfi yẹn tuhibbul afwa ó dẹ̀ nífẹ̀ẹ́ ma yáfi àwọn yẹn fa'fu ìwà sọ́dọ̀ orin o to me to le afuwa dé táwọn kan lọ ẹnìkan tó lọ ń kọ ní ajì kẹ́lá kí ló kan ilé kẹ́lẹ́gùn gbogbo nǹkan bí kẹsà sọ́dọ̀ orin kẹ́kàn sọ́dọ̀ eré lọ́dọ̀ mí mọ́ problem àwọn èèyàn allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni ó sì wálé ṣe bá yàbí wal hadith sahih rawahu at-tirmidhi rahimahullahu ta'ala so adùn bí inshallah ọ̀rọ̀ ìtìkáf lókùtẹ̀fẹ́ bá sọ bó ṣe ṣe pé pàwọn ọ̀rọ̀ mí wà tá padà sún sẹ́yìn di ìgbẹ̀yìn Ramadan torí àwọn àsìkò tó ná sábà ní ẹ̀ hmm, ó sì sí kalibà tún mú bí ṣe in mina tafsil pẹ̀lú àwọn details inṣáàlá an bí Allah subhanahu wa ta'ala kó ṣe dáadáa fẹ́ni kọ̀kan wa a hada wa sallallahu wa sallam ala muhammadi wa ala alihi wa ashabi wa sallam allahumma balligna ramadan allahumma balligna ramadan allahumma balligna ramadan an bí ọlọ́ba kó jẹ́ kí ramadan kó jẹ́ nǹkan tí ó bá wọláyé adé ń bí ọlọ́wọ́ ba subhanahu wa ta'ala kó ṣe wá ní ẹni tó ṣe pé yóò ṣe àǹfàní tó pọ̀ níbi Ramadan tó ń bọ̀ yìí àmì ọlọ́bà kó ṣe wá náà tí wọ́n rí èrè oko ní Ramadan tí wọ́n rí kó délé Ramadan yóò ṣe kù bí ọjọ́ kan méjì sí mẹ́ta lọ yìí náà kò sẹ́ni tó lè fi rinlẹ̀ pé ẹ̀mí òun tún dìgbà yẹn náà wallahi ilé ní kí ẹ mọ ọrù gan ilé ní kí ẹ mọ ọrù ní sí gan tí ẹ bá lọ sí ìtẹ́ lánàá yóò rí pé wọ́n sí àwòyàn tí ẹ bá tún lọ bẹ̀ láàrọ̀ bá yóò rí pé wọ́n tún sí àwòyàn kan bẹ́ẹ̀ náà tí wọ́n dẹ̀ jẹ́ mùsùlùmí táwọn náà dẹ̀ retí bẹ́ẹ̀lú mi ti lọ ra oúnjẹ kalẹ̀ pé Ramadan yìí ó ti lọ sí tó gbọ́ kalẹ̀ but kò tún ní dé láyé náà tún ni sàbí ọlọ́bà kó jẹ́ kó bá láyé kó dẹ̀ jẹ́ kó jẹ́ pé tó ẹkí bí agbẹ̀yìn tàgbà náà ni o kọ́lọ̀ jẹ́ kó jẹ́ pé the best Ramadan tàgbà náà ni kọ́lọ̀ kó fún wa ní agbára láti ṣiṣẹ́ olórí mẹ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ń dàmú èèyàn tó ń fúnyàn lọ́rùn tó ń fẹ́ mọ gbíyànjìnà sí Ọlọ́run Ọba àbí Ọlọ́run kó sí ọgọ́rùn fún wa láti fi ilẹ̀ هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته